الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا أمة الإيمان هذا رسول الله كيف صبر وتصبر واحتسب في سبيل الدعوة إلى الله سبحانه وتعالى وهو أولى بذلك قال الله سبحانه وتسامى إنك لعلى خلق عظيم وقال سبحانه وتعالى لقد جاءكم رسول من أنفسكم عزيز علي ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم أمة الإسلام جرى الصلح بين رسول الله صلى الله عليه وسلم وبين المشركين ثم بعد ذلك أمر رسول الله صلى الله عليه وسلم أصحابه أن ينحروا ويحلقوا رؤوسهم فما برأي من أم المؤمنين أم سلمة رضي الله تعالى عنها وأرضاها فلما رأى الصحابة رسول الله صلى الله عليه وسلم قد حلق رأسه ونحر هديه وتحلل ابتدروا إلى هذا ولم يتأخروا وبعد هذا رجع رسول الله صلى الله عليه وسلم إلى المدينة فلما رجع رسول الله صلى الله عليه وسلم إلى المدينة جاء أبو بصير رضي الله تعالى عنه وأرضاه فقال فلما بعثوا سوى المسلمين أتنطر علي فيه قرات قرفان النبي صلى الله عليه وسلم أن mọ́lọ́tọ̀bà máa jẹ́ kí gbogbo wa aláwọ̀ bá ní sàlìkún kí ànàbí wa bá ní sàlìkún ọlá kí àwọn náà pẹ̀lú àwọn tó tẹ̀ pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam níjọba alìkíyàmà ẹ̀rìn àánú ẹ̀sìn mo ń fi àsìkò yìí rọra mi létí ìbẹ̀rù Allah subhanahu wa ta'ala gẹ́bí òsè náà náà lè fi ìbẹ̀rù rẹ̀ ilé náà ni àsọtẹ́lẹ̀ tí Allah subhanahu wa ta'ala tó sọ fáwọn tó lọ sáájú wa òun náà ni àsọtẹ́lẹ̀ ń sọ fún àwa náà wípé anittaqullah àwa ń bẹ̀ nínú àdáníkàṣe rẹ̀ àtẹ̀mí àtẹ̀yìn ìbẹ̀rù ti tòótọ́ tí ó sì wá láǹfààní ní ayé ń bí àti ní gbangba àlìkíámà kọ́lọ̀ ń ṣe nírọ̀rùn fún wa wa ó lówà fún ìyọnú rẹ̀ ọmọ lówà bákan náà a ń fi àsìkò yìí a ń fi gbogbo ẹ̀ tí bá ń pẹ́pẹ́ àdẹ́wọ̀ tójú rẹ̀ máa ń kàn sùúrù tí ó wà fi gbé àwa ń kọ látàrọ ń ṣe ọlọ́run sallallahu alaihi wasallam ní padà sí ọ̀rọ̀ Lukman ti sọ fún rẹ̀ pé ya bunay aqimi s-salah wa'mur bil ma'ruf wani 'anil munkar ìrí ọmọ mi pàṣẹ dáadáa máa kọntí ọ̀dá ṣùgbọ́n wasbir على ما أصابك gbogbo tó jọba wọn kà mú mara asantọ́sẹ̀ lánàá sàsálàm àti àwọn kèfèrí bí wọ́n ṣe kọ́n tí wọ́n kọ́ asantọ́jú ànàbí tó kàn pẹ̀lú àwọn sọ̀hábà kí lọ́ pàtí ẹ̀kánú òbí dìde àṣẹ́lẹ̀ ní jẹjọ lẹ́ni raja'a Rasulullah sallallahu alaihi wasallam ila al-Madina nígbà ṣe kó tí kó ṣe tán oúnṣọ́lọ́m padà sí Madina àdéhùn tí bẹ̀lọ́nà àti kèfèrí ìbẹ̀mẹ̀bẹ̀ kò sí ogun ọ̀sọ̀tẹ́ lẹ́rin àwà tí fọ́dún mẹ́wàá o ẹmbá wa bọ́ nínú wa ọdá padà fáwà o ẹmbá wá bọ́ nínú yí àwọn padà o àní jí o àní o fàjáà Abu ẹnìkan bá dé láti Mẹ́kà ibi ń so mọ́ ọjà ọ̀rapálá wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ ìbámbọ̀ a ń pè ní Abu Basir ó kọ̀rẹ̀ gangan ní Utuba ibnu Asid bifatila Hamza ẹsẹ̀ usaidi o ibnu Asid ibnu Jariya at-Thaqafi radiyallahu ta'ala ya ti jẹ́ wẹ́rẹ́wẹ́rẹ́ ó dé Madina ọ́sá wọn ò rí bí ẹsọ mọ́ bí àwọn kèfèrí ṣe ké àwọn oní nǹkan pé àwọn orí túbà mọ́ ó àbúbàṣí ti já ó níbo ní ọ̀rọ̀ ní Madina lọ gbà lọ ọmọ pẹ̀bìrì kótó tàníkáwọn ọ̀rán wọ́n wá rán àwọn èèyàn lójì tí a rí jẹ́ mọ́sáde mẹ́dínà ẹ mọ́ bóhun sọ̀rọ̀ ẹ̀sá dojúkọ annabi ẹgbà lẹ́tà lẹ́tà tẹ́ fòrì ẹn tí ibn Jabir àti maula rẹ̀ Kauthar ala ẹkùn ló sì súnmọ́ jù ọmọ èyí bá gbéra fàjá almadinata fàjá almadina àwọn méjèèjì dé madina nínú ríwáyà mi já almadinata ba'da thalathati ayyam min kudumi abi basir ẹ̀yìn tó kẹta tí a basir dé tọwọ́ madina ìlàwọ̀dé kíran ọgbọ̀n ẹ̀mùsàsílámi lọ ọba sí rèé wọ́n rí wọ́n ni ya Muhammad al'adu lẹ́dí bainana wa bainak lẹ́tàrí àdéhùn ti bẹ̀rẹ̀ àwọn àti ẹ nílà ń bí ọba yìí ìtí sí bẹ̀m̀bẹ̀ náà ni wípé ẹ ń bá wá bọ́ nínú àti mẹ́lọ́dọ̀ wa pé òun ti dára rẹ ọmọ dá padà ó sọ́lọ́mbá إن هؤلاء القوم صالحون أو كفري أتجوجوكو لوري على فيا